برجلي منات وعافية ثبت برجلي منات وعافية ثبت برجلي منات وعافية لتخرج يا إنسان مهدينا يخطئهم يا إنسان مهدينا الله ألا يذلمنا ألا يوافينا لقد جاءكم بدونكم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليهما ما أنتم حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت على رب العصر العظيم بسم الله الرحمن الرحيم في قريش وإيلافهم رحلة الشفاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين gbogbo wa náà ni kí àjọ̀bọ́kọ́ sáà di ọlọ́run lórí ọ̀sá ńláńlá tó gbé síwájú wa tó sì ju gbogbo wa lọ ọ̀tá àbáláyé ni ọ̀tá láíláí ni òun náà ni ash-shaytanu rajim káwá bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba bá jọkẹ́ ayé ọba sàkẹ́ ọ̀run ká àfọ̀mọ́ èyí tí olú ẹ̀ wa ní Al-Qur'an al àti nínú ahadith Rasulul Karim bàbá ti wí bẹ́ẹ̀ fọ́lọ́run ó ti dùnmọ́lọ̀ parí ṣùgbọ́n ẹjẹ́ àdìdó pẹ́ fún ìdájúṣe tẹ́lẹ̀ bá ti wò tóbi tó kájú títóbi wálẹ̀ fún ọba tó tóbi ju títóbi lọ ẹjẹ́ àjọ sọ pé a'udhu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 سبحان الله سبحان الله والحمد لله والحمد لله ولا إله إلا الله ولا إله إلا الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا عدد خلقه خلقه ورضا نفسه نفسه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى علمه ومنتهى علمه ومبلغ الرضا ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المشفع الشفيع المشفع خير خلق الله خير خلق الله وعلى الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم وآلهم وصحبهم آل الله Ìwàká dání ẹ̀ntà bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run láàrin ìṣẹ́jú tàbí dóyìí lọ́dọ̀ ọba tí ó ṣe é gbogbo yín lọ dá lójú pé èmi gan òjò dá ọ̀rọ̀ ara mi yanjú ká tó wá sọ pé wọ́n yanjú lẹ́lòmíì ṣùgbọ́n bá tí ó yanjú gbogbo ọ̀rọ̀ wa kò sùn ọgbàgbé kìí tó gbé kìí rẹ̀ kọ̀tán lọ́dọ̀ ẹ̀ kìí fi ìsàhùn ọba náà ní kẹwa lọ́wọ́lọ́wọ́ kí ó sì dáwà láàmú ìdí tí ń ṣe rínrínwín ìkẹ́nu ẹ̀rí kò sì dáwà láàmú sáwà lakọ́ tó fi ṣe bẹ́ẹ̀ ìkẹ́kànnù oore kanù ọba tí wá ń ṣe yìí nìna ń tọ́kà náà rẹ̀ nìkọ̀ọ̀kan wá ọlọ́mọ́sà fi lè wà lọ́wọ́ látorí àwọn aláyé ọlọ́mgbá ilé lọ́wọ́ ọba baálẹ̀ ọba Daoud àtàwọn bàbá wa méjèèjì tí wọ́n tó wà ní ẹgbẹ́ wa tàwọn ẹ̀yà wa pé wá ìkárí gbogbo ẹ̀yà bàbá àwọn àfá mi lọ́wọ́ tún Abdullahi Markazi bàbá wa tí ó jọ ànábì Yusuf púpọ̀ ẹ̀rí ìmáàmù Abdurrahim ó bẹ́ adórí gbogbo ẹ̀yìn bàbá ló wà láàáfíà bí náà ẹ máa dà ní ẹ̀yìn ọlọ́wọ́lá Sheikh Adam Abdullah Al-Alawi láàfi kúrò aláwò ránṣẹ́ sí àti gbogbo orú wọn bẹ́ẹ̀ lọ tí wọ́n jẹ́ ìkàn lọ́dọ̀ Ọlọ́run bàbá wa Kamal Adabi àwọn bàbá nígbàdàn lẹ́kọ̀ọ́ ní gbogbo bí kíbi Abẹ́kúta níjẹ̀bú tí wọ́n jẹ́ bàbá lọ́dọ̀ ọlọ́run ẹ̀rì afọ́lá wọn bẹ́lọ́run fún mọ̀dúrù remarkers tí ó Habibullah Adam Abdullah ilalorun àti tí ó Sofiyullah àti gbogbo àwọn kólà fáwà àwọn ẹni ọlọ́run ní dákàlámbì ibi àti kéwú àwọn afọ́lá wọn bẹ́lọ́run ìta ń tọrọ ìyọ́lọ́mọ́jẹ́ ọbọ́lẹ̀ o àtọrọfẹ́yìn olóyè tì wa Yakub Sadallah àti mufassir alhaji masoud shoaib imamu ratibi alhaji abdulaziz maruf udin àti wàkílù wa alhaji misbah udin tàbí gbogbo nílà sàdúrà fún àti gbogbo ẹ̀yìn jẹ́jẹ́ mẹ́dìdì àníyàn tàà bá dà yìí ọlọ́mọdé ọbọ́lẹ̀ an tàbí hawa ìjìnà alim ọmọ ogun bukata wa wà alákọ́dọ́ ìhà kọ̀dí ìwò wọ́n náà ló ti lè bí yà rẹ̀ ìhà aléka yóò sí ìwò ọmọdé allahumma aléhà bukọ́dọ́ ìhà ya akramal akramin ya asra alhasibi ya ajwad alajwadi ya arhamar rahim ya rabbal halamin ah, alajawa Adam, alájà Silva àti alájà wa ẹ́ eh, alájà Siddiqatu Alaba alájà Harun Ibrahim bàbá wa alájà Nasruddin Bakari Baálẹ̀ alájà wa Dáúdà Babalọ́lá wọ́n ni a kì í àti ọ̀rọ̀ ìbọnú àdúwà àti gbogbo àtàwà ọlọ́wọ́lá gúlọ́ Bismillahir Rahmanir Rahim ẹjá jọ sí mọ́kànlá péré gbogbo ọ̀rọ̀ alọ́lọ́wọ́ yẹn jù sẹ́gbà bẹ́ẹ̀ ẹyọ kọ̀ọ̀kan lọ́lọ́run fáwọn ànábì kọ̀ọ̀kan gbogbo ànábì ọlọ́run fún ní bísmìláì sí ìgbà àwọn lọ́yàtọ̀tọ̀ bísmìláì màjìláha tànábì nùhànù bísmìláì alhaji alqayyim da'im tànábì kanu bísmìláì alhaji da'im albaki tànábì kanu bísmìláì bísmìláì pọ̀ ikra bísmì rabbika kí wá ní ìsinmi ọ̀hún allah وفى النبي محمد هذا النبي سليمان بسم الله الرحمن الرحيم ẹwà jáwí yìí nì ọlọ́run fi so alkùránì mọ́ ọgọ́rùn kan àti mẹ́tàlá nígbẹ̀nà alkùránì èyí tí ó sì bí bàrá ọ̀sàpamọ́sábẹ́ sóràtù námúlẹ̀ àwọn abẹ́lọ̀ pẹ̀lú èyí táwí mẹ́tàlá ni ẹjáwí alùkọ́ máa sọ ọgọ́rùn kan yóò kù lérí ìjòkó rẹ̀ tó bá jòkó gbogbo ń tàbí ọlọ́run ṣe ìkí ọlọ́run lòrùn ìkí ọlọ́run lòjò ó sì papọ̀ lẹ́ẹ̀kan náà kò sì fi ní wálà ẹgbọ́lọ́run tó bí ẹtún gbọ́lọ́run tó bí lẹ́ẹ̀kan sí ọpàjọ́ bẹ̀rẹ̀ mi ọlọ́run kí láti á sí pẹ̀lú wa àfin tí ó sì nìyí dáadáa ní ó sì yókù náà ẹni ó jẹ gbèsè ọlọ́run bà sọ ẹni ẹ̀rù ń bá ọlọ́run fi lọ́kàn bà lọ ẹni ó ti rórí ọlọ́run níjọ́ dàbúrú ẹni tí ò rójútu ara ọlọ́run yẹn jú ẹ̀ náà àwọn ọlá yóò sànú àwa náà tẹ́ pánlé ọlá bismillahir rahmanir rahim mẹ́tàlá بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم كفى صلاة تقوم النبي صلى الله عليه وسلم أواد يبقى الصلاة على النبي كسوك السلام على النبي آوي كسوتهم الصلاة على النبي السلام على النبي السلام على النبي السلام على النبي أواد يبقى على النبي السلام على على الصلاة على جوي أيون إلو أدين يا لوني الصلاة على النبي السلام على جوي الصلاة على النبي السلام اللهم بدوى الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي Kọ́dára fún wa, àṣàlátò aláàmì. Ọmọ bàjẹ́ àṣàlátò aláàmì. Ọmọ ayé wa, àṣàlátò aláàmì. Allah, Allah, àṣàlátò aláàmì. Ẹjẹ́ àjòkó àṣàlátò aláàmì. Àṣàlátò يا النبي صلاة على النبي السلام أمره صلاة على النبي السلام على النبي صلاة على النبي يا أكرمها صلاة على النبي السلام على النبي صلاة على النبي السلام الله صلاة على النبي السلام ẹ̀yìn alásàlátù àgbọ́hùn yìí ẹ̀bẹ̀rẹ̀ náàbì máa Ààrẹ olóyè àṣàkátò àdáyàbí wẹ́rẹ́wẹ́rẹ́ àṣàkátò àdáyàbí. Òní ìbàjẹ́ àṣàkátò àdáyàbí. Àwọn olóyè àṣàkátò àdáyàbí. Alánàbí àṣàkátò àdáyàbí. Ọmọ ayẹyẹ àṣàkátò àdáyàbí mata Ìrìnàní àtàrà àtù àlàkàrí. Ọba àtọ̀hún àtàrà àtù àlàkàrí. Ọba agbára àtàrà àtù àlàkàrí. Ọ̀nà ọjọ̀ tó àtàrà àtù àlàkàrí. Ọba agbára

a kì áyà méjì sí mẹ́ta péré a wá fi àwọn áyà kan fi ó túbà rẹ̀ ní lórí ẹ̀yẹ olóyè èyí tí ń sọ nípa kí ni ìsìláàmù kí ni ìmánù kí ni ìhìsánù lára nábi Ibrahim anábi wa Ibrahim alayhi salatu wa salam òun ni àpẹẹrẹ ìgbàgbọ́ lọ́dọ̀ àwọn kírísítẹ́nì òun náà ni ògo ògo ìgbàgbọ́ lọ́dọ̀ àwọn Júù ìjọ Mósè òun náà ni alìmọ́sálùláàlá good example lọ́dọ̀ àwọn mùsùlùmí ajẹ́kò náà ni bàbá gbogbo wa torí máa kana Ibrahim yahudiyyan wala nasraniyya walakin kana Ẹ̀yà lásàrátù, Alkùránì ti bẹ̀rẹ̀ fọ̀rọ́lẹ̀, ọlọ́mbá ń sọ́wà ìtumọ̀ sọ sọ́rọ̀ ọmọ. Ẹ̀bá dé kọ́ọ̀tù ní ọlọ́dọ̀ àwọn àbìgbẹ́ndì ẹjẹ́ wa ìyẹn sókè kélérí àga, tààfì ní ọ̀gá justice sọ́wà ń bẹ̀. Wọ́n ní kọ́ọ̀tù, Àtúwàkọ́ láti pàwọ́ ìlàyà tó sọ kìkàmẹ́ ẹni bá tó sọ lẹ́yìn ìhùn gẹ̀gẹ́ ìtàní ta lékè ọ̀lọ́ ìtaníyàn sì burú ju ti àrìjànú gbẹgbẹ náà lọ torí àtìtáàrì jẹ́ ìdáparájọ́ kan sí kí wúyí ọ̀pọ̀ àwọn ọmọ ayá rẹ̀ àwọn ọmọ ṣẹ́ orí ah olóhun sàbámọ̀ wọ́n ní kí ló dé ọ̀gá olóhun sàbámọ̀ olóhun ọba ti kọ́ ọmọ adámọ̀ lẹ́kọ̀ọ́ ó ní wọ́n mọ ẹ̀kọ́ náà tán wọ́n tún wá jù lọ ah, kí wọ́n sì máa sàwọ́sùn mi láìkún tó ń bá ti sá lọ ọlọ́mọ adámọ̀ ní sàwọ́sùn tẹ̀pẹ̀rẹ̀ wàhálà ti ẹ̀mí ọlọ́run ní sí wá bẹ́ẹ̀ ẹ̀dàkùn tàbá dìbò a'udhu billahi minash shaitanir rajim gbogbo tẹ́ bá fílẹ̀ ẹ̀tẹ́ bá ṣe fi wíwá níwá ìdá al-Qur'anu fastami'u lahu wa ansitu la'allakum turhamun bá ti ń gbọ́ lásábà sí ilé lò ó ẹnu pa ń gbọ́ afọ̀wọ̀ náà ni ká gbọ́ kókó ọ̀rọ̀ ẹ̀yà fún àwọn tí wọ́n fi jó òun ọlọ́run ló fi ń jẹ kú wájú wọn ọlọ́run ló fi ń jẹ o ẹ̀sì tí ń bá sẹ́bọ̀ kó tó dè ní tẹ̀ wọ́n bá rí báyìí ọ̀gẹ́gẹ́rẹ́ lókun ẹ̀yìn sọmọ ogún ọdún o ẹ̀yìn sì sọmọ ogún ọdún pàápàá kọ́dà yìí sọmọ ogójì ọdún nítòkùtà lò láyé ọlọ́run níbi islam wá yẹ ẹyẹ islam ẹ̀rí nǹkan ṣe àwọn jàmáà ibi tẹ̀lé yín ẹ̀dàkùn torí ọlọ́run ẹkú iṣẹ́ làwọn jàmáà ṣe fún yìí jàmáà ọkùnrin wọ́n kì í bẹ́ẹ̀kú iṣẹ́ jàmáà obìnrin náà jòkó wọ́n kì í bẹ́ẹ̀kú iṣẹ́ wọ́n yọ sọ àwọn àgbàlagbà nígbà odidi ọ̀rọ̀ ni níjọ́ tán bá fún ìyàrí pé ọkù iṣẹ́ tẹ́ bá kí ọkù bí wọ́n sí ní sọ pé ò sí dáamá òfin tó wà lẹ́yìn dáadáa ju àìdá lọ anábì Ibrahim bàtọ́lọ́ ń kí kú iṣẹ́ ọwọ́ tún mú àṣíṣẹ́ ju bó ti ṣe tẹ́lẹ̀ lọ bẹ́ẹ̀ àwọn bàbá sí adámọ́ ṣe bí wọ́n ti ń dàgbà sí lẹ̀rọ ọlọ́run bà wọ́n sí i náà láti sọ fún gbogbo àwọn àfáà yókù náà látara tí náà káwà náà bẹ̀rù ọlọ́run ìsìláàmù lọ́pọ̀ alé tó báyìí alkùránì lọ́yẹ́ wa ti tó báyìí kí là ń san fún kùránì padà àwọn àfáà lè nì wọ́n mọ̀ ní amẹ́rin من الصالحات من ذكر أو أنثى ولنحيينه حياة ولنجزينه أجرهم بأحسن ما كانوا يعملون ومن عمل صالحا من ذكر أو أنثى àtẹ́nibẹ́sẹ̀ kápá máa sẹ́nìkan ò sí mẹ́ tó ṣe nígbà kọ̀kọ̀ nínú kọ̀kọ̀ àbóṣẹ́ níbìkan lórí ilẹ̀ lábẹ́ oòrùn lórí omi ní àtẹ́gùn àpọ̀pá máa ọkùnrin yìí ṣe ní abúbìnrin ọwọ́ àtẹ́kọ́ ti ní máàlì nínú ó ti gbọ́lọ́gbọ́ pẹ̀lú tí ṣe ènìkò tí ó ní ti kèfè rí Àtọ̀fún ní láìtù tuntun mìí tí ó ga jù títí bá bọ́ lọ níṣe ẹti tó bọ́ sínú gbèsè ayé mi ẹ̀yàn fà ẹ̀ẹ̀dá mọ́sálásí ìlú ẹ̀ẹ̀dá dúgbò ìlú ẹ̀ẹ̀má sàṣíwáyí ẹ̀ẹ̀má gbẹ́ra ilẹ́sẹ̀ ẹ̀ẹ̀má fi tàbí ìbúra ẹ̀má fi wá àti ìbúra ilé ní mímbàrí ẹ̀mà ṣe dà ọ̀ ọlọ́ni ẹ̀sìn wọ́n ẹ̀ẹ́sì tọ̀sírì ẹ̀ẹ́sì tàájùdí ẹ̀ẹ́sì àtàláàtù ẹnìkan wá mú pọ̀ yíká kiri pétò àwọn àbáyé bọ́lọ́fẹ́ ẹ̀dàpọ̀ ẹ̀bá àti mú ìsìnkú lọ́dúnbò tó wọ́n bá kún pẹ́lẹ́pẹ́lẹ́ ọlọ́pàá kó wọn tó sì ṣẹlẹ̀ lẹ́gbò mí ọlọ́run ní ọ̀pá fún ìjù báyìí lọ èyí ló tún pẹ́ tọ́lá ìjù báyìí lọ nígbà tẹ́ juwọ́ lẹ̀ fọ́lọ́run ẹ̀ ń tẹ̀lé ra ayé kiri ẹwọ ìsìláàmù lásọ yìí ẹwọ ìsìláàmù lásọ àpọ́nlé ẹ̀jẹ́gà ẹ̀wọ̀n kí sáwọn àpá làwọn ilé yìí wọ́n wá ní ilé wọ́n tí ń bẹ́ta bí ò sí ń ta Ọ̀lá ìjọba dájọ́ òyí bàbá yìí, ẹ dájọ́ òyè, tẹ́ẹ̀ bá dá àwọn ìyá yóò kìí rárá àzé. Òun àlàkí àtọkọ rẹ̀, àfáà tó túwọ kánù àti ọmọ adúgbẹ́lẹ̀ wọ́n sí pè ní lẹ́kàlí burúkú kátàlí bẹ́lọ́wọ́ àwọn àfá gbogbo olé òun ló tú àmọ́gbà tẹ́ẹ̀ṣẹ́ rere làwọn náà fi màpọ́jú ènìyàn yìí ẹni ṣe rẹ̀ bí tí ń jáyé náà lẹ́sẹ̀ yìí wọ́n ní ṣe jù báyìí náà lọ ẹnu kọ́pọ̀ kọ́pẹ́ kọ́pọ̀ kọ́pẹ́ òun ló kù ní onílà ń sọ̀rọ̀ pẹ̀lú ẹnìkan tí wàá bì fún akọ̀ọ́ngà wọ́n tọ́ ọmọ náà ó ti dáa fún ọ ó ti dáa fún mi náà

ọlọ́run tó rí bẹ̀ fún yín ẹni bá bá yí sàmì lórí ọkọ̀ náà wọ́n náà dìdí yá náà ohun agbára ohun bẹ̀ àṣà nìyàn ó gbà fún àríkẹ́lẹ̀ ẹ̀wò nígbà táwọn àpáwà mẹ́rẹ̀ rí àwọn ti báyìí ládùúgbò yìí báyé kéèkì wọn kí ló ń ṣe ládùúgbò jìyẹ ilé mélòó lọ́dàrú lọ́wọ́ rẹ̀ ìwọ àfà mọ́tọ́lá sílẹ̀ lọ́dàrú lọ́wọ́ rẹ̀ èèyàn mẹ́rin lọ tọwọ́ rẹ̀ dáa fún ọlọ́run tó sáré káwà ní fún yín ẹ̀yin mẹ́rẹ̀ rí àti gbogbo àyókù ìtẹ́jọ́ mẹ́mẹ́ wọ́n láti ti anáhùn àti ráhùn ọlọ́run obìnrin kọ́kọ́ máa ti ní ọlá àlùbáríkà iye ẹni tó sì síláàmù látara yín lẹ́fì gbalada ìgbàtà àfáà ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n sọ fáfáwà lù ní àfáwà lù ní ẹnu àfáà yìí dáńké púpọ̀ ẹlọ́bí bá jáde máa ń sáàrì kan nítorí owó ọlọ́gbàgbé ń tókè ọ̀fọ̀ ní ọ̀lọ́ ha ṣe ní gbẹ́wà ṣe ọmọ ọ̀sọ̀sọ̀ kú sọ́ra yìí tọ́lọ̀ ọ̀sọ̀ tá nẹ́bí ọ̀sọ̀ tọ́dá fóònù wọ́n ti bàjẹ́ tẹ́yẹyàn owó máa gbà làkàyè lómi yóò dà làkàyè yóò dọ̀tọ̀ ọlọ́run lọ́gbẹ̀rẹ̀ ọlọ́run kí ni wáyé àmọ̀yẹ díẹ̀ kéwù rẹ̀ wá kéwù àbá jìnà àgbàlagbà tó wá jòkó lẹ́gbẹ̀ẹ́ tó wá ń bá àtàbọ̀ rí pé ọ̀sán kìí pé mo dáyé sọ́nà àbáyìí àrí ìmàdà púpọ̀ kí ọlọ́run ti Àwọn àti ní ọdá àrú. Bẹ́ẹ̀ bá dájọ́ ìrìnlẹ́gbẹ̀ẹ́ náà ìbí yóò dàrú ẹbá dájọ́ oyè ẹ́ mọ̀lúdì ìmáàmù gẹ́lẹ́ pé kò sí kí jẹ́ tó ti fúnra wípé àwádà sí oró ojú òun lọ ẹ ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara yín kò ní bàjẹ́ fún yín rẹ̀ sọ̀sìlámù ló kọ bú àwọn náà wọ́n rí mo ti lẹ̀ dà ní kọ́dà kí ní jẹ́lẹ̀ ìmáàmù kí ni tàbísírì o kí ní jájálẹ̀ kí ní jẹ́lẹ̀ láti fi kí ni àbẹ́ríra wọ́n mọ̀ wá fóńdé pàdé ara wọn lóde súnmọ́ Ọba tó ní ẹ̀sán àdúgbò ìṣẹ́ tẹ́ tó ló ìṣẹ́ ọlọ́run wọlá sí Sàádẹ̀m, ọlá sí Kamal, ọlá àwọn ẹni ọlọ́run kò ní bá ti ìnà jẹ́. Àti ṣàdúwà fún yín. Gbogbo ẹ̀yẹ lásàlá ti tẹ́ tó tì wọ́n, ẹ̀yìnà ní Ìsìlámù lárúgbé gbogbo ẹ̀yà àgbàlagbà yìí. Ẹ̀dàgbàtẹ́ tó gbẹ gẹ̀lẹ̀ àdínì gẹ̀lẹ̀ àdínì lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ̀ wà lè jẹ́ náà rẹ̀ rí. Ìjọ ìbàbá tí wọ́n pè, wálẹ̀ àti gbogbo ẹ̀yọ lóyè ẹ̀yà tí wá ẹ̀yà wá ọlọ́run tó burú fẹ́ iná ọkù ayà kejì èyí sùn يدخلون الجنة Ọlọ́pàá ti bẹ́ fún wa. Wọ́n ti bí lẹ́nu ìdáná kí lè rọ̀. Wọ́n ti kí ń dọ́kàn. Wọ́n mú Ọkùnbá bẹ̀rẹ̀ tí ò ní sáàrùn. Ọjọ́ ìgbà fún wa ní ọjọ́ ìgbà fún wa. Abdullahi ah, yóò wá oúnjẹ yóò wá pàrọ̀ yóò wá lùkì yóò wá fẹ́ rí yóò wá kọ́ fara kànkànkà ògiri kó sì wọlé látara ògiri pẹ́ tilẹ̀kùn yóò sì wá mọ́sùnmọ́sùn àbí kílẹ̀ tí pé àsùnpìlẹ̀ àjàṣe gbé gbogbo ẹ̀ ní ọmọ wa ẹlẹ́kùn gbogbo àsìkò tó lè ní wáyé nǹkan tàkó ti di sẹ́nà ẹni ẹni tí ó sa ìdá náà ó ṣe wàhálà ẹni tí ó ṣe ṣìná yóò yóò palẹ̀mọ́ yóò karùn-ún wọ́n sì mú wọ́n lùwọ́ yẹ̀yẹ́ ẹ̀dọ́kọ̀ ẹ̀rọ́jú nítọ́kù tá lò láyé kò yé wa kò yé mi kò yé wọn náà ẹjẹ́ ẹrọ́jú ẹmọ́jà òpélé wù mí mo fẹ́ tọ̀hún mi mo fẹ́ káwá kọ́lá fún ta fẹ́ tí ń tọ́lọ̀ òfẹ́ lọ ẹni bá lè rọ́jú sẹ́jẹ́ ẹrọ́jú àwọn èbì àwọn èbì ó wọn bá wà jẹ́ náà tí wọ́n láàdọ́tọ̀ ọdún tà níwọ̀ ẹwọ mọ́kìrìfóònù ilé jẹ́ agbọ́n tó àwọn wọ́n ti dáadáa àmọ́ wọn ò sí ìmọ̀nù wọ́n ti sátáláìtì fún wa ayé ti lùjá ara wọn wọ́n ti fídíò fún wa bá ṣe sátùtún ra wa rí tí ń jà kẹrẹ lóṣù níjà ìkìyàmà wọ́n ya fọ́tò wọ́n ti fọ́tò fún wa wọ́n bá fẹ́ ríra rẹ̀ ó ríra rẹ̀ nínú fọ́tò ọlọ́ọ̀fihàn wa pé bá ti rí tí wọ́n fi wúlò fáyé wọ́n ṣe mọ́tò wọ́n ṣe plane wọ́n ṣe nǹkan jíjẹ wọ́n ṣe nǹkan aláàfíà tọ́jú ẹni lọ́fíìtù wọ́n ṣe ìṣìṣáà wọ́n wá sí ìmọ́ni nǹkan ti yẹ̀ ó nù gbogbo adáǹtẹ́ nẹ́bílà lóru táǹgbà ramadana táǹgbà àtàlátà tìlì táàtún rán lọ wọ́n rádà lọ́rọ̀ kàpẹ́ tó àfikà sí ìṣìṣáà tó mọ̀ làkejì àfikà sí ìmọ́ni sọ́lọ́un ìmánì ní kágbàkọ́lọ́ ní kámọ̀pẹ́ nìkan ṣe wá mọ́ ìhìsánù ní kọ́ dá fẹ́lómi látara wa ìsìláàmù ní káṣí tọ́lọ̀ bá ní aṣù kámọ́sì tó ní kí pàmọ́sì mẹ́tẹ̀tànù al-islam al-iman al-ihsan gbogbo lọ́wọ́ lọ́wọ́ ayà méjì tọ́lọ̀ fi ròyà nẹ́bùrọ̀ àìmà tó jọba bá ńlá gbogbo wa àbáwàtọ̀ sí ìtètò àtìmámù ẹni àbádélé rẹ̀ nù nípa ní àti ah, bàbá ìmámù ní ah, ìyàwó ló yẹ gbá ah, ọkọ mi ọkọ rẹ̀ ni àbúrò mi àbúrò rẹ̀ ni ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n rẹ̀ ni gbogbo àwádò átù ní ìsìnkápátá ẹ̀jẹ̀ ráwọn kẹ́kẹ́ ń gbọ́ iná fáwọn èèyàn káàkiri òkú ọmọ níní ọmọ níní ọ lẹ́bádélé wọn wọn mọ́létò wọn dálé wọn ní mọ́ amọ́lá sọ́ọ̀lẹ̀ gbogbo àfá gbogbo olórí ìjọ gbogbo olórí àwùjọ léyé ẹgbẹ́ tọ́já pé inú ilé rẹ̀ ọ̀dá kò tó bọ́yá ọlọ́wọ́ gbàrún rẹ̀ o bọ́yá ọlọ́wọ́ gbàwẹ̀ rẹ̀ ni bàbá fi dá wákà pé kọlọ́run ó lè gbàrún wa ọlọ́run ó lè gbàrún wa rere pẹ̀lú ẹ̀sìn omi dẹ́lì rẹ̀ tó ń gbọ́ mi àtàwọn olóyè ìjàmbá kù sí ẹjá lọ pẹ́ tọ́bá ti gáàkì rámà fáìlì tí tí ẹ̀bá ti kú gbà fáìlì mẹ́ta àbí mẹ́rin àwọn àfáà ní wọ́n máa náà lèyàn kílẹ̀ rẹ̀ wọ́n jọ màláíkà alákọ̀ọ́kọ́ ìbàdàt gbogbo tàbí sílọ̀m ẹlẹ́ẹ̀kejì gbogbo wàjibá responsibility àti duty tọ́lọ̀ ní àṣírí láàrin ẹbí odùmẹ́ méjì ẹlẹ́ẹ̀kẹta ń lọ́wọ́ kan gbogbo muamalat ìntọ́ fi pẹ́ẹ̀nì kejì àbẹ́ranko àbẹ́ranko fáìlì ẹ̀wọ̀n sì kàn tó bá jẹ́ bẹ́ẹ̀ ń bọ́ láti màtà àti máàkì jù mo máàkì wá ti lóòrùn wọ́n lẹ́gbẹ́lẹ́ ó fẹ́ lè jáàmù tó ṣe jáàmù tó ṣe yí kan lọ wọ́n á ní kí wọ́n fà á wọ́n ní kírẹ́dìtì ó ṣe kí ni kò mú court of mark ẹ̀ kò tẹ́lẹ̀ ẹgbẹ́lẹ́ ọ̀láyà ọ̀pọ̀lọpọ̀ mi láàmù gbọ́gbẹ́ náà ní ọwà jáde gbánlé ní ọjọ́ ìkì àmà ẹjẹ́ amúra tó kankan ìtún àwà sí èyí tó pọ̀ jù láyé sí wọ́n pa mùsùlùmí láàdáa àwọn ni terrorist àwọn ni gbá àwọn ni àwo fáàlì alágbẹ́gbà mùsùlùmí wọ́n máa tùwà burúkú tàbí lọ́dọ̀ àwọn làǹtí wà láàrín aláàkéwù à ń falùkù láti lé ní àwùlẹ̀ kí lọ́wọ́ mọ́ agbárí láti ń ké àdúgbò ọ̀dá inú ilé ọ̀dá ọmọ àwọn ọ̀dá àgbára lára wa àlẹ́gbẹ́túnlẹ̀ ẹmú ẹ̀rúfẹ́ gbígbà ṣe bí tọ́lọ̀ fi fún ilé lónìí ẹmọ̀ pẹ́ tún ṣe jù bẹ́ẹ̀ lọ Ànábì Ibrahim alẹ́sọ̀lọ́pẹ́ òṣèlá tọ́lọ̀ fi lóun lápẹ́rẹ́ ìgbàgbọ́ nígbà tí máa mọ́ ẹgbùtàlá àdánwò lọ́kọ́kọ́ ṣáájú Ọlọ́run ni mo dá Ibrahim òbí kẹlìmáàtì nígbà táwọn tàbí ìpàtù kí ni kẹlìmáàtù náà àwọn kan ní mẹ́ta péré ni kẹlìmáàtù yẹn kẹlìmáàtù yìí adá Ibrahim wò kó tó di imam pẹ̀lú àwọn gbólóhùn kan kí àwọn gbólóhùn náà gbólóhùn kan lọ nípa ìbàdà gbólóhùn kan lọ nípa mọ̀àdìlá gbólóhùn kan lọ nípa gbólóhùn kan lọ nípa kùrùbáàtì bàbá dùn sí ìpín tuntun mẹ́rin. Agbẹ́rù sínú ìpé lọ́wọ́ láàrin rẹ̀ pẹ̀lú ọlọ́run ìbàdá àti gbogbo tó ẹkọ́ fọ́lọ́run òfun ìrun ààwẹ̀ náfìlà lọ́sàn-án lóru ìṣe fọ́lọ́run dínkì tọ̀dọ̀ ọlọ́run kọ́ yẹjú ẹ̀. lọ́sàn nípa sàkíyà fárun abẹ́rẹ́ fárun mẹ́rẹ́ fárun eré rẹ̀ lọ́dọ̀ dọ̀dọ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tó ti di kọjá ọmọ ogójì ọdún ni wọ́n ní kọ́ dá dọ̀dọ̀ ló mú ọ̀bẹ lé kíyàdọ̀dọ̀ rẹ̀ lẹ́yìn tó ti dàgbà tara ti ẹnu mọ̀hàmàlá bí tí ń tọ́jú ìyàwó tọ́jú ẹ̀gbọ́n tọ́jú àfúrò bí tí ń tọ́jú ọlọ́run tó alẹ́nà ọmọ fara ní kẹ̀kẹ́ ní tọ́jọ́ ń bẹni káwọn sáàndé ọlọ́mọ ìṣẹ́jẹ́ kẹ̀kẹ́ nípa níbi ń bẹ́ẹ́ sí àníbẹ̀ ọmọ ń bẹ́ẹ́ sí ọ̀fara ní a máa gba kẹ̀kẹ́ nílẹ̀ jù àtọ́jú wọn lára àwọn ìyàwó àti bẹ̀rẹ̀ ìsìláàmù ìwọ ni wà rẹ̀ dá tó báyìí àwọn torí ìwà rẹ̀ sí islam adágbẹ́gbà wà fàlà lè ẹnu islam olúwa wa ayébẹ̀rẹ̀ pàṣẹ ọwọ́ òrùbá nítorí náà ronú fún ẹ̀yí pé mo bẹ́ sí lọ́hun wọ́n gbà ọ̀mọ́kànlá kìí sáàmì ní ìnísùn wọ́n ti ń jòkó wọ́n ṣàdúrà nígbà ọlọ́mbà ìgbógbò ẹ̀bọ́n Kọ́lá inú ìyá ìlú kẹlẹ̀ mú. Ìṣọ́ọ̀tẹ̀ torí àdìgbò tó ń dókùtà bẹ́ẹ̀. Ọjọ́ ọjọ́ máa mú gbọ́ láyé. Nígbà tán nígbà ọ̀fẹ́ di ìmọ́mù tán. Ọ̀pọ̀ mọ̀ ẹ̀rọ kí ni ò ní àwọn ìmọ́mù rábádù. Gbogbo ẹ̀yà fáwà tẹ́ wà ń bẹ̀. Àyẹ̀mọ̀ ẹ̀mọ̀ ẹ̀rọ kí ọwà mú tí nìtọ̀ ládùúgbò wa ìbí jẹ́. Ẹ́ ìjà yọ́gbà. Ọwà yẹ̀ káàkiri. Sàlámù aláìkùm. Àwọn àgbàgbà látàrí rí kí, àwọn ìmáàmù kí, ọmọ ayẹ kí. Iṣẹ́ lè gbẹ̀rẹ̀ ní gbogbo òdé tọ́kàn òdé tí ọkàn máa tọ́ ọmọ gbogbo wọn lẹ́nu káàkiri máa ń dàsówó jálàjẹ́ máa dàsówó òkú, òkú olókù ọmọ ọlọ́mọ. Ìyàrò ẹ̀ tó gọ́mọ̀ lọ́jà bí jálàjẹ́ kóró rẹ̀ sí. Fóòkú òní ṣe mọ́kànlá wáyé jàmbí òkú olókù owó ọmọ ọlọ́mọ. Ẹgbóró ẹ̀ fi Bàbá àgbáríkì tó mọ̀, Allahu Akbar. Mọ́ láti àti ó ti sí àdáwọn ẹlẹ́kùn nílò dé. Bàbá àgbáríkì tó mọ̀ tẹ́ bá wọ́n bẹ̀rẹ̀ jẹ́ ẹ̀wà tó lọ lé. Bàbá ẹwọ́n tó kú. Wọ́n ní jòkó lọ́kẹ̀kẹ́ bí wọ́n háwó. Wọ́n ti ń kọrí wọ́n ti lábàá náà láti lọ lé. Wọ́n dúró pé ó àti wọ́n á bò láyé ó bò dá kìí àmọ̀. Ẹ ti jó ẹ̀rì tó lọ́wọ́ pẹ̀lú ọba ilé. Arábìnrin wọn wọ́n ti ni wọ́n ti pẹ̀lẹ́ ni wọ́n tó bẹ̀rù lẹ́yìn ìgbà tó jòrè tán tọ́lọ ní nígbà irúkẹ́ ní náà ní máa mọ́ sọ́ọ̀dì ìmáàmù gbogbo ẹ̀sìn. Ọlọ́run dáhùn mọ́jọ ìpínlẹ̀ yìí ni. Ọkùn bẹ́ẹ̀ sì sí tò ní ìpínlẹ̀ yìí. Kò sáà tọ́lọ̀ wọlé dá. Mo bì kan kà mí ìlànà ara àbà ni olúwa ó fi kànkà ní láyàrá pẹ̀lú olúwa wòlíì ńláńlá àdìgbò kí kìfèrí ńláńlá àti wòlíì ó fi kànkà ní láyàrá pẹ̀lú olúwa ó fi kànkà ní láyàrá pẹ̀lú olúwa Kèfèrí ńlá ńlá àbíwò ní. Kèfèrí ńlá ńlá àbíwò ní rí. Olúwa ńlá ńlá àbíkò kí omi kàkà ní lára. tó sì máa hàn kí wọ́n sórí atẹ́gùn tó ju zẹ́wà dámà lọ, wọ́n kọ́ bẹ̀rù àtìbọ̀tán kí lọ́gbẹ̀yìn wọn. Mo ti nù àwọn ìbàrẹ́mà wá bẹ̀rù pé ẹ́ eh, ọlọ́run ó di ìmáàmù ní májò òpin lérí méjì ó délé àwọn màmí ẹwà iṣẹ́ wádá mú ṣe rí ẹ̀ẹ̀sì bọ́lọ̀ tó bí wà láì tí bàbá ń bá dínà mọ́mọ́ ọlọ́mọ ní ayé tí a náà lè rí báyìí ẹwọ tí ó kàfà ní ó ti rí ogun ọmọ tí wádá mú ló ti dàfà kálukú mà ń wá ń dá wọn lójú wọ́n wá yọ̀ ọdọ̀ wà wà náà ní kìkì wálé. Ọlọ́lẹ́lẹ́ bá sàbò sí ẹnu ìsìláàmù kò o. Ìmọ́tótó wa ní mọ́sánásí, èmi náà wá ṣe lé orí méjì kan láti lè sọ kí ní jẹ́ ìmáàmù òun ni mo fẹ́ tà fún yín wọ́n tó tètè gbé mọ́ fóònù kalẹ̀ kí ya tó ṣe tó bá tàn tọ́wà náà lè lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run yọ́ ma àgẹ́gẹ́ bí òṣùpá tí ń bẹ lójú sánmà ní jẹ bá ti ẹjọ́ mọ́ láàrín owó lẹ́mọ́ rọra, ìwà ní jẹ́ bẹ́ẹ̀. Sùúrù àmójúkú ò tí wọ́n fi máa àfá wa ní lọ. Ẹni lẹ́rẹ̀ lọ́lé rẹ́dì lọ́jú ara yìí, àwọn àfá ti wà nù. Àfá wa ní lọ. Àfá àfá ti lọ, ẹmọ́ pẹ̀ máa ẹ bá kí ilé ibú ẹ̀mọ́tọ́lé owó tó pín ìgbésẹ̀ kan mú ẹ̀ lọ́dọ́ sọ́kọ́sí kẹrù yọ máa bàá fẹ́ ẹ̀mọ́tọ́dọ́ àwọn àfáwọn ọmọrọ́ pa wọ́n Ọdọ̀ wọn yóò. Ẹmọ́tọ̀ ìgbé kan fún yí ní gàárí, ẹ̀ẹ́sọ́lá dùgbọ́n mú kẹ́kọ́, Ìjọba abẹ́ tí ò rí mú wá, ẹ̀ṣẹ̀ déédé Ìmọ̀kálẹ́mà láti ẹmọ́ fi tíra alẹ́ o. Àbá mi ti tíra ò ní ṣùgbọ́n àbá mi ò tẹ́kì láwà kùrá nìmọ̀. Ìgèdè àyájọ́ ní wá sí rí. Ìjọjúmọ́ kó tó tíra ọ̀ kó tó jáde yóò kọ́kọ́ pé ìgèdè lè gbé sílọ́dù yàtì kanáà tọ́lọ́ nígbàgbọ́ sí gẹ̀dẹ̀ ju alùkùránì lọ ẹjáde sí ọmọ àjòkó kọ́ máa pọ̀ sí Àbọ́mọ jẹmọ́ tọ́ra bá ní ẹnáwó fún inú tẹ bá ní ọlọ́run fi mí rọ́pò. Ọ̀rọ̀ ọ̀rọ̀

wọ́n dé mọ̀gáníkì wá jíṣẹ́ fún ọ bíríkìlà wá jíṣẹ́ fún ọ olóṣèlú wá jíṣẹ́ fún wa ẹ̀rẹ́ níṣẹ̀jọba wá jí alákọ̀wé wá táwà lára wọn àwọn ọba ni wọ́n ti jẹ́ wá kí mi sílẹ̀ ìrìnlẹ̀ kí lọ kí wọn kí ni wọ́n pẹ́ lára mi alukùránì káàfà kọ́lọ̀wọ́ tó káàfọ́ tó máa pẹ́ ọlọ́run ṣe fún òun tó sápẹ́lẹ́ rí gbọ́ ẹlòmí ọjọ́ nóòrù sí kíáṣekíá ìyẹn gbọ́dọ̀ máa rántí ọlọ́run àfáà kí nítorí pé ọjọ́ kan mọ̀ táyọ̀ pé adé jíjẹ̀ mọ́ gbé àfáà ìmọ̀mọ̀ ọmọ ẹni tí wọ́n gbé wọ́n sì lè ká gbé lọ́dún kan tó ní ayé náà lọ́lé yóò sọ̀kalẹ̀ ọjọ́ nìlá torí ẹ̀ máa kalẹ̀ àmọ́ mọ́tò tí ń lọ lèmi náà fẹ́ gùn aṣọ tí ń wọ̀ lèmi náà fẹ́ wọ̀ ọwá ń jẹjẹ kújẹ ìjọ tó bá lọ ìjọ àfàkùn ní ṣe ṣe náà. àfa àgbọ̀dọ̀ lálàáfíà sọmọ sàbà fún yín lálàáfíà ni wọ́n pè yín lọ́sàn wọ́n pè yín lọ́rùn. wọ́n yẹ kọ́mọ mo jẹ́rìí àfa wa ẹ̀ ní bàbákúbà lọ́wọ́. àwọn ìsìláàmù kan gbẹ tàbá ti gbé tán gbogbo ṣe ẹ̀bá ṣe pọ́tàbá ọba mú tí pọ́ ọjọ́ dàmùdàmù ìrọ́ ní jẹ́lẹ̀ ọpa àyẹ̀lẹ́kún wọ́n sunkún ọdún dàmùdàmù ní yẹ̀pẹ̀ pẹ́lẹ̀ pẹ̀lú ọpa lẹ́kún àfi káwáyọ̀ ní ọlọ́run kí wọ́n kọ́lé bá ti jọ́ta àbá ló ìjábá ìjábá kó sì àwẹ́ wà pọ̀ ìfàṣọ̀kú ń bá aṣúkú sí lọ́rùn tí wọ́n ti tára ń gbọ́dọ̀ dí kèfèrí kìá sí bó ti jẹ́ ẹmọ lọlé ayèlú ẹ̀ lamẹ́ríkà lọmọ náà wà ó pàdé jíjẹ́ ẹlọ́sùn ìyá lásà láti wa ìyá kí ní ó ní ẹmọ́ lọ kí láwà mẹ́fù Ìmáàmù, àfà, àbúlóyè àti ìsáàlù, mùdírù, àlífà, sẹ́rù, kútùbù, Mùkádàm ọgbọ̀nà jẹ́ ní tí ó mọ̀ dárí jù rẹ̀. Ìjọba láti ní kí kí wọ́n yá jẹ́. Ànábì ọfọ̀ lójú sí ànábì ọfọ̀ rẹ̀ lójú. Ànábì ẹ̀yà yá jẹ́. Ànábì já ló ṣe ní. A gbọ́dọ̀ ní sùúrù ká máa láti ara. Ìjọba ọlọ́run ọmọ lékún sí láti máa páyà ọba tó ní gbogbo nǹkan múlò máa sọ̀tọ̀ látù ní ojoojúmọ́ ẹmọ́ jẹ́jẹ́ ṣùgbọ́n ọgbọ́ ọlẹ̀ tó ráwọn ẹni ìbí náà dákẹ́ o ẹ̀yìn fẹ́ gba ilẹ̀ lọ́dọ̀ ọlọ́ ẹ̀tọ́ fẹ́ gbà yẹn lẹ̀ ẹni tó gbà yẹn lẹ̀ wọ́n sími Jésù sími Mósè sími Muhammadu sími tí wọ́n fi lọ. àìsí káàsì sí ẹni ẹni ni mọ́tò wa àwọn atákọ̀ máa ń kéwú afárá àfáàṣọ àbẹ̀lẹ̀ ṣé àyàtọ̀ sẹ́ni tí ẹni tó kéwú ti lọ sówò ẹni tí ọkọ̀ máa ń ẹni tá yóò gbọ́rọ̀ wá bá gbọ́dọ̀ sọ ìfúnṣẹ́ lómi mọ́ ti ẹ̀. Ẹ̀ẹ́ta àfáà mi ó ti lọ sọ pẹ̀lẹ̀, ẹbá náà àfáà mi ni ó kàn ní ọ̀dà fún yín. Tẹ̀sùbá rẹ̀, òun náà tàbí tẹ̀sùbá òlù. Ọlé ní ọ̀lẹ́ ní ẹni, gbogbo àbàbá wa, wọ́n ń fi náà kú ni. Ọ̀tọ́ tó ń lé bá ọlọ́dọ̀ ọlọ́run, a kú lọ́dọ̀ ọlọ́run wá ń lọ ọ̀dọ̀ ẹ̀dá kan tí ò tọ́lọ́run ọba tí ó jẹ́ wọ́n bá sì jẹ́. Àwọn àmì àtẹ̀jẹ́ ọmọ ọgbọ́ wa tẹ́lá ní ìjọ ọlọ́run pátá. Gbogbo àwọn àfáà tájú sí ọ̀sẹ̀ ń pè láàfáà lọ́nà tó bá jẹ́ ìpè àmọ̀já àwọn ìjọ ọlọ́run. Wọ́n jẹ́ ọjọ́ pé ní ó ti èdè àbàgbé ọlọ́run fún ọlọ́run ló sàjẹ́ ìṣẹ́ lábíà. Bí wọ́n ti lẹ́ẹ̀dá lónìí jẹ́ pé tí ọlọ́run jẹ́ dábẹ̀ lọ́la, jẹ́ dábẹ̀ lọ́túnla. Ẹgbẹ́ wọ́n ti àwọn ẹ̀rọ tẹ́jú kìí lọ. Ọlọ́run ni ara ti mú àwọn àfáà mi kúnlẹ̀. Ṣé àgbàrí wọn ní Mọ́ríkẹ́sì àwọn pẹ̀lú staff wa ìyẹ̀ kí lè jẹ́jẹ́ àwọn classmates wọ́n sì jẹ́ ní dáadáa púpọ̀ tí wọ́n bá gbá kálàmù ní ìsìn wọ́n wọ́n fẹ́ parí alùkùnrin àrí kílẹ̀ tó mọ́ wọ́n máa tó ràn púpọ̀ àgbàgbà púpọ̀ lọ́dọ̀ tí wọ́n ọmọ wò ní ìsìn àwọn náà sápẹ́lẹ́kọ́lá bàbá lò ọlọ́mọ́sá bùkún kẹ wọn àwọn ẹ̀mà bá níta bá ní a máa jú ẹni lọ́kọ̀ọ̀kan átùnún átùn àti kò sí ká má bàá jẹ́ kí èmi ó jòkó báyìí kí tí ó lè ẹlòmíì àmọ́ yóò wù mí ká ṣe Suratul Fatiha gbogbo ládùúgbò àwọn bàbá wa tí wọ́n pọ́n ọlọ́run lé lára wa tí wọ́n wà ń kalẹ̀ yìí bá a ti máa ń pàdé lọ́dọ̀ àtúrà ní jojúmọ́ nù báálẹ̀ ikún méjì náà fi kúnlẹ̀ fálùkùrá ní àwa àlúlà á sì gbọ́dọ̀ kúnlẹ̀ fún báálẹ̀ ẹ̀ tó fẹ́ ra kù sí lọ́dọ̀ ọlọ́run àwọn bàbá wa lọ́wọ́ àláfíà wọn tí wọ́n yá ibẹ̀ níbi Yusufu ni ọlọ́mọ́sàbà jáde bọ̀dán yọ́ta lọ́wọ́ tó wọn náà bá wa Daoud ọlọ́wọ́ sàṣì àríkún dáadáa fẹ́yìn náà ní lórí àwọn ìyáwà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wà mẹ́ àti gbogbo àwọn ìyálà pọ̀pọ̀ àti gbogbo àwọn ọkùnrin àti gbogbo àwọn obìnrin alfàtífà Alhamdulillahi rabbil alamin Ar-Rahman Ar-Rahim إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين بسم الله كان بسم الله كان أرى من يكون أرى من يكون أرحيمكم أرحيمكم Gbogbo ohun tó ṣe kó ṣe fún àwọn ọlọ́run dáàkùn ṣe. Gbogbo ohun tó ṣe